وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته بتي um, ti afati yanka rawa tí wọ́n bá láyé dé oní ẹni ọ̀rọ̀ nípa aljihad walwala walhukma so kí na ń pè ní kí ni àgbóyí tí islam fẹ́ jẹ́ kárí gbóyí nípa aljihad gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alwala'u gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-hukm àkọ́kọ́ ni pé in tán pè ní al-jihad ọ̀nà ni ma jagun sí ojú ọ̀nà ẹ̀sìn ti Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kìrẹ̀kẹ́ ń ṣe al-jihad kò restricted sí ináwọ̀rí kò restricted sí ojú pànàkan ó lè jẹ́ kí bí i jagun sí ojú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bilmal pẹ̀lú owó tí yẹn bá ní èyàn ní dúkìá tó pọ̀ èyàn wá ń na sójú ọ̀nà Ọlọ́run Ọba bí ẹ̀ sí nasójú ọ̀nà ọlọ́ọ̀bá yẹ wo aljihadi náà ni jihadi ni kíyàn ma strive kíyàn ma struggle sí ojú ọ̀nà ọlọ́ọ̀bá ó lè jẹ́ bí nafsi pẹ̀lú ẹ̀mí ó lè jẹ́ bí lisan pẹ̀lú ahán kíyàn ma ṣe àlàyé ọ̀rẹ̀sìn fáwọn èèyàn a part of a portion of jihad a part of jihad náà ni wà hasbal istita'a ibi tí èèyàn bá ni lọ́lọ́fin sọ ní Kùránì pé infiru khifafan wa thiqalan wa jahidu bi amwalikum wa anfusikum fi sabilillah ọlọ́ ni ẹ jáde bóyá ẹ fúyẹ́ ni ní fífúyẹ́ ni àbí ní wíwó ẹjẹ ẹ̀dẹ̀ máa jà sí ojú ọ̀nà Ọlọ́run bá bi amwalikum pẹ̀lú àwọn dúkìá ta fún yín wa anfusikum àti ẹ̀mí fi sabilillah sí ojú ọ̀nà subhanahu wa ta'ala dhalikum khayrun lakum in kuntum ta'lamun ilé ìdẹ̀lẹ́fin lọ́lá fún yín a ìbájẹ́ kí bóyá ẹmà ní ọlọ́bà gẹ́gẹ́ bí alànàbí sallallahu alaihi wa alihi wasallam sọ nínú hadith ti Abu Dawud tí wọ́n narrate látọ́dà nabi sallallahu alaihi wasallam tó dẹ̀ lálàáfíà anabi àti pẹ̀lú ẹ̀mí so bó lè ó sì máa ṣe jihad bil alsina ọ̀nà ni al'amuru bil ma'ruf wa nahyi 'anil munkar ìmá pa àwọn èèyàn láṣẹ dáadáa ìmá kọ aburú fáwọn èèyàn jihad ni hmm? ìmá ṣe àlàyé fáwọn èèyàn pé ilélu ẹkẹ́ ṣe ilélu ẹkẹ́ ṣe jihadun fi sabilillah kódà ló fi jẹ́ pé àwọn àfẹ́sìn wa máa kọ̀nsídà jihad lè ipò òun tún lágbára ju jihad tẹ́yìn ó lọ sójú ogun lọ tẹ́mi yóò sì bọ́m̀bẹ̀ aha òun tún lágbára ju ìyẹn lọ àmọ́ ta ní láti gbọ́yé ní bíbí òun this level al-jihad ó láwọn kan nínú àwọn tó ṣe pé àwọn jama'at àwọn ẹgbẹ́ tó ṣe pé àwọn náà fi ara mọ́ ti sí ẹ̀sìn islam ṣàgbọ́hù surat al-jihad wọ́n ba image jihadi wọ́n ba jẹgan wọ́n dẹ̀ jẹ́ kó look ugly sáwọn èèyàn ìdí ni wípé ó ní ìlà tẹ́rìkà ń bẹ láàrin jihad àti violence and extremism ìlà tẹ́rìkà ń bẹ láàrin rẹ̀ ní pé ó easy láti cross ní ìlàtírí yìí láti mọ̀ rí àwọn ẹgbẹ́ bí ní àwọn ẹgbẹ́ tí wọ́n fọ́lò ojú ọ̀nà àwọn khawarij tí wọ́n fọ́lò ojú ọ̀nà zulkhuwaisir al-tamimi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹgbẹ́ tó ṣe pé àwọn ní ó kílèmù pé nahnu in reality tẹbá ní kẹwú dáadáa kìkín sí jihadun fi sabilillah jihadun fi sabili shaitan ni irú àwọn ẹgbẹ́ idẹ́ ni yìí àwọn náà dìde ní wọ́n àsìkò tàwà yìí gẹ́gẹ́ bá nàbí dẹ̀ sẹ́sọ́nù sallallahu alaihi wasallam kò ní sí ìgbà tí wọ́n ní máa ni àwọn tí al-qaida tí èyàn tán pè ní àbí bin Laden àbí àwọn Ayman al-Zawahiri tí wọ́n jẹ́ olórí wọn àwọn ilé ìdẹ́ ni iṣẹ́ táwọn gbà ní wípé ìdájúkọ àwọn ìlú àwọn mùsùlùmí kí wọ́n dẹ̀ máa cause àwọn uprisings ní bíbẹ̀ revolutions coups rebellions àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn a máa pè lè ní jihad kódà wọn a máa sọ fún yà pé ìwọ tó bá wà nínú ìlú tó sì ti ma pé for example báyìí irú ìṣèjọba tán lò níbi bẹ́ẹ̀ bí àbí democracy ni àbí communism ni àbí socialism ni àbí marxism ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọba tí ó tako ìjọba islam àwọn ọmọ sọ fún wọn pé dáadáa ní kò bá jẹ́wọ̀ nìkan ó gbọ́dọ̀ dìde níbi kó sì máa báwọn èèyàn jàmbẹ̀ eléyìí ló fa tó ń padà nídìí sí àwọn ọ̀rọ̀ suicide bombings suicide because wọ́n bídìí pé suicide bombings táwọn ṣe yẹn náà wo jihadun fi sabilillah ni so ẹni kó dé bọ́m̀bù mara báyìí yóò wà lọ síbi irú ọjà ọba àbíkọ́ lọ síbi táwọn yẹn ti máa ń pọ̀ dáadáa yóò wà pàdó Allahu Akbar yóò wà tẹ bọ́m̀bù yẹn gbogbo wọn kan yóò kú àwọn yẹn bí i 200 wọ́n lè kú bọ̀báyìí náà wọ́n ni ah mashallah jihad fi sabilillah fada laysa bi jihadin fi sabilillah bal huwa jihadun fi sabili shaitan gẹ́bẹ̀ ma fàyí ṣàlàyé gbé eléyìí kìí ṣe jihad fi sabilillah jihad fi sabili shaitan ni ta ma fẹ́ ká àwọn àmọ́ káyà kùrán tọ́lọ̀ ti sọ pé àwọn tó ṣe pé wọ́n jà sójú ọ̀nà lọ́ọ̀bá faqatalu wa qutilu wọ́n ni ẹ̀rí báyìí àìgbọ́ bóyá i understanding tọ́lọ̀ èdè lágbàwádádá ni wallahu alam ọlọ́ ni wọ́n pa àwọn èèyàn wọ́n sì pa àwọn náà ọlọ́run ni wọ́n para wọn kò síbi tó lọ́wọ́ bá ti ever sọ pé tó ti support suicide bombing ẹ̀ lérí ẹ̀dẹ̀ rán ìlú mìta pé láwọn àfà wàláì tí wọ́n pọ̀fà lórí àwọn stations káàkiri tí wọ́n mọ̀ pèpè fún irú àwọn suicide bombing yìí wọ́n pèpè uh, Tunisia gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà Misra nígbà náà lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láwọn ìlú tó wà ní Middle ibẹ̀yẹn ni ò fi jẹ́ kó wà balance mẹ́dẹ̀ ni Iraq gbogbo ẹ̀ tí ẹ̀yẹn suicide bombing ni um, so I believe wípé a gbọ́dọ̀ mọ́ struggle against àdúgbò irú bí ẹ̀ṣẹ́ wípé àwùjọ wà ókè kí ló kùtẹ́ yọ mọ́ ṣe kí yẹn follow manhaja nabi sallallahu alaihi wasallam manhaja nabi ni wípé ìmọ̀ ṣàlàyé sí fáwọn èèyàn ni ìntà nabi ṣe nìyẹn fún bí 10-13 years tó wà ní Makkah kódà wọ́n fi ìdí olórí lọ annabi annabi lóhun ògbà wọ́n fi lọ ànẹ́bì kí ànẹ́bì wá jù lórí kò tẹ̀ ẹ̀gbò ó yẹ kánẹ́bì wẹ́gbẹ́ tó ń bá ti jù lórí òun ó tẹ̀ mú àwọn èèyàn ànẹ́bì ẹgbà ànẹ́bì ẹ̀fílà ànẹ́bì ìṣẹ́ dáwà ni tó ń ti kí wọ́n pa àwọn ní ìmọ̀ ara ànẹ́bì náà dákẹ́ tẹ́sì ń pa àwọn sàábì gbà yìí náà kí náà ń pè wọ́n pa ìyá Ammar bin Yasir Abu Jahl báyìí ni Sumayya ló kọ ìyá rẹ̀ wọ́n lóbìnrin tán kọ pa sójú ọ̀nà ọlọ́ọ̀bà abújáàlì ogun ní spear báyìí pé so ní gbà báyìí ní fẹ́ kàpá ní anábi sí ń kọjá lẹ́gbẹ̀rún anábi sọ fún kí ìsbírù ẹ mọ́ ṣe sùúrù anú ọlọ́mbọ̀ wà ẹ́ṣà ṣe sùúrù so èyàn máa ṣe sùúrù lórí àwọn aburú tó bá ń dé nìkẹ́ sí pé in tẹ́yàn wá ṣe ní pé èyàn wà máa èyàn kàn dá gbogbo nkẹrú káfẹ́ kan dárú kó máa lójú túnmá èyàn kí ń ṣe bẹ́ẹ̀ so um, kò sí justification in short fún gbogbo àwọn terrorism yìí ìgbà wo la Ànábì tó wá bẹ̀rẹ̀ jihad gangan gangan ìmá jáde pẹ̀lú weapon against àwọn kèfèrí ẹ̀hẹ́n nígbàtí anẹ́bì ti kọ́kọ́ ṣe dáwà náà anẹ́bì kọ́kọ́ jókó ti ìmá ṣàlàyé tàwídì fáwọn èèyàn àti ìmá tún àkídà àwọn èèyàn sí so nígbàtí kíní ti wá ń le gan nítorí àwọn èèyàn máa ń fojú kéré bí a dáwà pé kí a máa ṣàlàyé ẹ̀sìn ọdún ọ̀la yóò tó wá gbọ́nà ẹ kò mín ìgbà tọ́lọ̀ bá fẹ́ kan gbọ́nà ni anẹ́bì náà lo 13 years ní maka ọlọ́run sí masọfá nabi wasbir wasbir wasbir in tọ́lọ̀ masọfá nabi ní sáàṣe sùúrù sáàṣe sùúrù àánú ń bọ̀ wá nǹkan tó dá inṣáàlá ìwọ́sà mọ́ bá dáwà lọ́n tí ẹ̀ nígbàtá náà bídẹ̀ ìṣeéṣeéṣe tó di pé àwọn yẹn padà wá ń gba Islam gan táwọn yẹn padà wá ń pọ̀ kò sí báwọn kèfèrí ò sí ní gbó bí tá bá rí pé ah, àfáà o àyẹ́ ti ń pọ̀ tàbí ń gbọ́ kìíní iye o kò sí àwọn ọ̀tá Islam ó wọ́n ní láti react kò sí bí ò sí ní first reaction lọ́dọ̀ wọn so reaction o lè bá tẹ̀mí lọ o lè bá anything lọ nígbà tó di pé reaction yẹn di ti fẹ́ máa mú títí ẹ̀mí dání tó plan àti pa nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́sọ bá nẹ́bí ya kú ní maka fún wa next stage tó lè yóò tó kú ní maka fún wa tí ó ti mẹ́ ní pé tọ́rọ bá padà gba ipé bí yẹn wà ń lukan ó di pé dáwò kò sí ṣe mẹ́mbẹ̀ ìgbàlẹ́ wà so anẹ́bí dẹ̀ kú sallallahu alaihi wasallam kódà anẹ́bí ní láti sákò àti Abubakar because wọ́n lè ní kódà wọ́n tún gbé ẹ̀bùn kalẹ̀ pé ìwọ tó bá lè mú ànábì wá òkú àbáyé ni wá gba nǹkan báyìí Ọlọ́run sáà sọ ànábì sallallahu alaihi wasallam tó fi dé Madina nígbà tó wá dé Madina already gba Islam bí 90% ti already gba Islam so automatically ànábì kan débẹ̀ ó kàn jẹ́ olórí Islam straight ni olórí tán ti fi lọ ànábì because ẹ̀yin àwọn tí wọ́n ti gbẹ́sìn ṣẹ́rin tí ò kí ń yáwọn ẹni pé irú tánà ìgbà ló gba ìjó lórí ńgbà yẹn kó o lè fọ́sà àwọn èèyàn kan gba Islam kò possible ike tọ́ mú tí wá di olórí yín báyìí o ya gbogbo yín Islam wà láìwọ̀n nígbà kò possible rárá kí ní ògín ṣẹlẹ̀ kódà kò ṣẹlẹ̀ rí láyé ike ní tó pé èmi wá ní olórí yín ní wà ní dẹ̀dẹ̀ gbùdọ̀ gba Islam àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ lọ́lọ́fin sọ pé lá ikraha fi din kí ní kan wà ń bí ẹ̀sìn ẹ̀sìn yìí èèyàn máa ń submit fẹ́sìn ni as in willingly kò kí ń wèyí lé fọ́sí ọkàn yà kódà tí máa fọ́sí yí lójú tẹbá submit outwardly ẹ ní submit inwardly náà so Ànábì ń sàlàyé tí ó jẹ káwọn èèyàn submit pẹ̀lú ẹ̀mí ara wọn pé àwátí àwá gba Islam bá yí tiwa so Ànábì ò gbà bọ̀gátá ní padà adémadínà àwọn Mùsùlùmí ti already pọ̀ mbẹ̀ tó ń ti páwọn Yehudi náà bẹ̀m̀bẹ̀ àwọn Jíù náà wà but majorly Islam ti already rìnlẹ̀ mbẹ̀ ẹ̀hẹ́ Ànábì wá jẹ lórí àwọn Mùsùlùmí nígbà tó tíwájú lórí àwọn musulmi automatically ọmọ ogun gbọdọ̀ wà ẹ̀hẹ́n so àwọn ogun ti wà gbogbo nǹkan ti wá létò báyìí àwọn tí wọ́n wà in charge tí wọ́n wà in charge ti wá wà báyìí ìgbẹ̀yìn gangan wá ní anábìsẹ̀sẹ̀ abẹ́rẹ̀ sí ni máa jáde láti lọ ja àwọn èèyàn lógun ìgbẹ̀yìn wá ní jihadun shar'iyyun ló wá wà láàfẹ́ mọ́ ṣàlàyé pé jihadu lè sí láìṣe pé pẹ̀lú lábí olórí ìkẹ̀lẹ̀ kọ́ ìyẹ̀kẹ́ jọ sí bí báyìí pé yá àwà 20 àti pé 20 àbí ó ti ẹ̀dà 20 ah, náà ti tó ẹka lọ wá bá ṣe rí bọ̀n tá rí bọ́m ká bá ṣe ma plan àwọn underground suicide bombing a kà máa owú àti lọ sí ìtàmbẹ̀wọ̀n a lọ plant bọ́mbù kalẹ̀ bọ́mbù kan dún láàárọ̀ ní gbáwù àwọn yóò kàn kú ní ẹ̀ ṣe táwọn yẹn bá wá kú Islam ni wọ́n ti wá Islam bọ́ ṣe so ló fi jẹ́ pé ìyàtọ̀ tó lágbára ń àti suicide bombing but àwọn alábòsí èèyàn nínú àwọn ní western media wọ́n ń tẹ́ láti mọ́ push kí ní ẹ against islam pípé islamic nefman ascribe àwọn terrorism wọ́n ni àwọn muslim terrorist kò sí tí ń jẹ́bẹ̀ terrorism has no religion kódẹ̀ ok láìpẹ́ ìkíní kẹsẹ̀lẹ̀ ní switzerland tọkùnrin kan ó wọnú mosque ó pa more than 60 kọ́ ló pa ní àwọn nǹkan tó tù wà lára agbọn yẹn àwọn inscriptions àwọn crusaders àwọn crusaders ma ń jà lọ́wọ́ musulmi lógun gbà yẹn àwọn ọ̀daràn àwọn crusaders yẹn so tí wọ́n kọ gbogbo àwọn kíni inscriptions bible lórí kíyàn máa pa àwọn kèfèrí ogbè ló kọ sí bíbọn yẹn ó sì wọnú mọ́sálásí ó sì fi fídíò ó fi ohun tó rẹ́kọ̀dì ẹni ó fi fóònù sáyà báyìí bí wà tí bá ń play game àwọn video games yẹni ó dẹ̀ ń ṣúta àwọn nínú masjid báyìí kí ní ẹ̀dẹ̀ wà recorded ó dẹ̀ ṣúta àwọn nínú masjid àwọn yóò tó pa wọ́n lé 60 tí kò tí ìrìnbíòtì tó ọdún méjì bá ìtìkì ní ẹ̀ṣẹ̀ ní Switzerland a ṣe gbọ́ Christian um, terrorist in tí ó sọ ní pé àwọn ti ya wèrè ní àwọn tí wọ́n tẹ́ ń ṣe suicide bomb inú àwọn musulmi náà wọ́n náà ti ya wèrè ní náà èyàn tí ó bá ya wèrè bó ló ṣe débọ̀ mara tó lọ para rẹ tó wà ní pé jihad ló jihad ìwọ́n ni tí ó gba àwọn táwọn boko haram ṣe tí wọ́n lọ sí masjid ní lọ́júmọ́ àwọn kan tó síta báyìí náà àwọn èèyàn bọ̀ wọ́n jáde báyìí wọ́n spray wọn ní bullet báyìí wọ́n wá lólè láti ma fi ba islam jẹ́ lórí pé suicide bombing ilé ìdẹ́ ni yìí kìkí ń ṣe islam ló pàṣẹ pẹ̀lú ilé yìí man qatala nafsan muta'ammidan man qatala mu'minan muta'ammidan fajaza'uhu jahannam ẹnikẹ́ni tó bá lè pa mùmìní tó fojúlẹ̀ pa mùmìní báyìí Ọlọ́run ní pé ẹ̀san rẹ̀ jahannam ni kódà Ọlọ́run bá sọ nìkan ránì pé èyàn tó bá pa ẹ̀mẹ́kẹ̀ wa ka'annama qatala an-nasa jami'an bígbà tó bá pa gbogbo àwọn tó wà lórílẹ̀ ayé ni wa man ahyaha ẹnikẹ́ni tó bá dẹ̀ láìmẹ́kẹ̀ bí kó la gbogbo ẹ̀mí tí ó wà ní ayé yìí so ẹ jẹ́ ká gbọ́ ìyàtọ̀ yẹn ìyàtọ̀ tó lágbára tó tóbi yé láàrin jihad tí ó ti mẹ́ ní pé tẹ́nìkan bí pé ẹbọ̀ ẹni pé jihad yóò kọ̀ nítorí àkámọ̀ṣàlá pé jihad ma yóò wà díyàmọ̀ kìyàmà ní bẹ́ẹ̀ ni aljihadu ni alhajji ni méjèèjì yóò wà díyàmọ̀ kìyàmà ni bó wà ní jihad ó ṣe máa wà ok irú tẹ́mì ṣe jihad one time yìí a ní pé ok yóò dìbẹ̀ lórí àwùjọ irú àwùjọ tá àkọ́kọ́ wà yìí kọ́kọ́ fi jihad lẹ̀ náà nítorí gbogbo kan stage by stage ni kọ́kọ́ stage by stage ni jihadu tó wà lọ́dọ̀ ti wà báyìí ó ní jihadu ìmá ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn pẹ̀lú ahán ọlọ́ọ̀bá ń sọ fán nẹ́bí pé wajahidhum bihi jihadan kabiran àwọn afán ṣàlàyé pé áyà yìí makiyun ni áyà wajahidhum bihi ọlọ́n sọ fán nẹ́bí pé ànẹ́bí ṣe jihada gíza kìfèrí áyà yìí maka ló sọ kalẹ̀ fán nẹ́bí sallallahu alaihi wasallam maka da ni yìí kò tí ì sí àṣẹ jihadi pẹ̀lú sword jihadi tọ́lọ̀ sọ bí ni pé jahiduhum bil Qur'an síkíjì Qur'an ṣe jihad against àwọn èèyàn bóò ni ó ṣe bí Qur'an ṣe jihad against àwọn èèyàn fi Qur'an ṣàlàyé tọ́lọ̀ bá sọ ṣàlàyé tánàbí sọ fáwọn èèyàn ni jihad nìyẹn bí kò ṣe máa change díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láwùjọ nìyẹn kó ní kálùkù wa mójútó lásìkò ní gbogbo àyè tó bá wà ìmá ṣe àlàyé ẹ̀sìn fún àwọn èèyàn àmọ́ kọ́ wájé kí bí an táwọn ọmọ plan wípé bá ṣe máa bọ́m̀bù àwọn èèyàn àyíbá ṣe máa pa àwọn èèyàn àbí bá ṣe yàn àmírù kan láàrin ara wa àwọn èèyàn yàn àmírù láàrin ara wọn ìkẹ̀lẹ̀ bá ṣe wáyé o ẹ̀yìn ni àmírù wa wọ́n ti fún ní béyà béyà tí ẹ ma ń fún àmírù àwọn mùsùlùmí àwọn èèyàn àti kan ti fún àwọn àmírù wọn ní béyà láwọn ìdákọ́nkọ́ lábẹ́lábẹ́lábẹ́lẹ̀ tẹ́kàn retí kankan ráwọn opportunity kankan fi ráwọn weapons smogul wọnú ìlú tán bá ti smogul so tẹ́bẹ̀rẹ̀ ní kẹwàá wà àwọn terrorism yìí wà láìkò kí ní benefit láti 2011 13 tí terrorism yìí ti ń ṣẹlẹ̀ ní Syria wọ́n ò rí ìjọba Syria yẹn yọ dì ní ilé ní báyìí láti 2011 èyí tó ṣẹlẹ̀ ní Egypt àti gbogbo ẹ̀bá yẹn ni gbogbo ọ̀padà ń já sásán ní bẹ́ẹ̀ àwọn ẹ̀mí millions of souls ló kàtí sùn gbogbo ẹ̀ tí ò sí benefit so jihadun shari'iyun abẹ́ olórí ni olórí wá pòkè olórí àlúwà mùsùlùmí ó wá pòkè báyìí pé ó yáwó ẹ̀yẹ dìde o afẹ́lọ báwọn yẹn báyìí jagun bẹ́ẹ̀ ni àwódìdí lẹ́yìn olórí kódà olórí yẹn àwọn afẹ́mọ́ ṣàlàyé pé báwọn kánà àwòfájẹrọ sẹ́ni eré ní abẹ́nibú ṣe bí mùsùlùmí sáà lórí tó bá jẹ́ mùsùlùmí tó bá pèpè fún jihad á dìde lábẹ́ olórí láti lọ jagun yẹn èyí ni jihadun shar'iyyun àmá wọn èyí táwọn yẹn ń ṣe léè Alwala ni ìmọ̀ fẹ́rẹ̀ àwọn musulmi kí ní ẹmọ rẹ̀ àwọn mùmìnì lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ọlọ́wọ́ bá lọ́kọ̀ soso níbi ìjọsìn tó lọ́lọ́fin sọ ní Kùránì pé walmukminuna walmukminatu ba'duhum awliya'u ba'din ṣe ráwọn mùmìnì lọ́kùnrin àwọn mùmìnì lóbìnrin olùrànra ni wọ́n olùfẹ́ràn ara ẹni ni wọ́n wọ́n fẹ́ràn ara wọn nítorí Ọlọ́hun Ọba wọ́n dẹ̀ jọ ń ṣe iṣẹ́ bí ẹ̀sìn yóò ṣe dàgbàsókè náà ni annabi tun sallallahu alaihi wasallam al-mu'minu lil-mu'mini kalbuniyan yashuddu ba'dahu ba'dahu Ọlọ́run ni ṣe rí mu'mini sí mu'mini kejì wọ́n dà gẹ́gẹ́ bí ilé tó ṣe pé gbogbo ọmọ dira mọ́ báyìí ni annabi wá sí ara rẹ̀ báyìí iki gbogbo ọmọ dira mọ́ ni ayé àwọn mu'mini láwọn tó ṣe pé wọ́n wà ní ojú ọ̀nà òdodo imamu muslim àwọn wọ́n gba hadith yẹn wá ǹjẹ́ wá tó kí ẹwà mọ́ mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ kí ẹ máa ṣe wà láwù àwọn kèfèrí ilé ìkòtọ́ kí ẹmọ́ wọn kìfì rílé ní ayò àbílẹ́ni kí ọmọ rà lọ́wọ́ níbi ẹ̀sìn wọn kò sí wàhálà níbi kí èyàn lè bá kèfè rí ní business èyàn lè bá kèfè rí ní transactions èyàn lè kódà èyàn lè bùn kan òun àlè bùn yẹn kàtẹ́ yóò sì gbá kèfè rí lè ṣe dáadáa síyàn tí yóò ṣe dáadáa sí padà lọ́lọ́fẹ́sọ̀n kòránì pé la yanhakumul ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum ọlọ́run ní kó wọ́n sí lé ìwọ̀ fún yín níbi máa sí dáadáa sáwọn tí wọ́n bá jẹ́ àwọn kèfèrí bòtú mò bá ń jà mò bá ń jà níbi ẹ̀sìn yín wọ́n lọ tí wọ́n ìwọ náà lọ ti ẹni ó mọ̀ sí wáàsí fún wọn ó mọ̀ bá ha but normally ọ̀tá bẹ̀ sí wọ́n mọ̀ jẹ́ ìbí ní pé ètò bá ti jẹ́ sallallahu alaihi wasallam ètò bá ti jẹ́ ọ̀tá ọlọ́ọ̀bá so lọ́lọ́ bí sọ́nà kọ̀rọ̀ ní pé yá ayyúwà lẹ́dínà amanu ọlọ́run mú pẹ̀yìn tẹ́ jólúgbàgbó dúdú látẹ̀tẹ̀kìdú yahuda wan nasara awliya ẹ gbọ́dọ̀ mú àwọn jews ẹ gbọ́dọ̀ mú àwọn christians ẹ gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ ayò ba'duhum awliya ba'din ṣe rá wọn jíọ́ta wọn christian ọ̀rẹ́ ara wọn ni wọ́n ẹn kọ́lọ̀ sí ti sọ fáà tẹ́lẹ̀ náà ibi ọ̀rẹ́ ara wa làwà náà ẹ̀hẹ́ so ẹfí wọ́lẹ̀ kan bára wọn sọ̀rẹ́ ẹ̀yìn náà ma ṣe ti yí oní ẹ̀tì dìkan nínú wọn báhùn wọ́n tó ṣe kí gbogbo ìwọléwọ̀dé tí ẹ àwọn kìfèrí náà ní gbogbo wọn hey àfikíyàn sọ́ra wo torí anẹ́bìn sallallahu alaihi wasallam ipé almaru ma'a man ahabba yawmal kiyama oníkálùkù ọlọ́wọ́ gbíwa dìde pẹ̀lú àwọn tí wọ́n bá fẹ́ràn ní yawmal kiyama ni ẹlùmí yóò ká dìde yóò ká dìde láàrin àwọn kìfèrí ni anẹ́bìn sallallahu alaihi wasallam ipé inna ala bani fulan laysu libi èmi ò bá wọn ṣe torí kéfèrí ni wọn hadithu muttafaqun alayhi in bin sahih bukhari àti muslim man huwa alwali èyí tí a fi kẹ́yìn ni pé ta wọ́n pè ní alwali kakan sàlàyé lábẹ́ ilé so ilé ta sàlẹ́ sókè ní alwala wal bara ìmá báyàn ṣe àti ma kúrò ayàn nítorí ọlọ́wọ́ ba so in tó wà nínú ẹ̀sìn tó rin lè ní ha so ta wọ́n ni tánpì ní wìláyẹ̀ kí n ṣe tí ẹmọ́ ń kí mi pé ẹ wòlí ni mí wòlí láwọn ìyàwó mi àtàwọn ọmọ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ilé ìtàwọn ẹmọ́ ń kí mi láwùjọ wa so èyàn tó bá jẹ́ mùmínì tó bẹ̀rù Ọlọ́run Ọba oní ń pè ní wàlí oní ń pè ní wàlí kò sẹ́ni kẹkẹtẹ́ ń pè ní wàlí tó ju mùmínì lọ ìtúbẹ̀ ni wọ́n tàbí pé ní pé Yorùbá ní wòlí gbogbo mùmínì tẹ́yẹnyẹ àti ni wọ́n ìjẹ́ wìláyà ẹni ayò ìjẹ́ ni àyè yóò kàn máa yàtọ̀ ní bí ìmánì bá ṣe lókè sí bẹ́ẹ̀ ni súnmọ́lọ́ bá ṣe sí kíní ló ṣe lókè sí láwùjọ bá yìí àwọn tó pé àwọn níwàlì àwọn tó ṣe kẹma ń bìlìfì pé àwọn ti dé lẹ́bù kan tó ṣe pé kò ní dìká wọn kí wọn mani kò ní dìká wọn sí ìjọsìn mani àti wùsùl fànà ẹ́ àti dé ipò sallallahu alaihi because àti ma hakikọ àwọn súfí ma so ọlọ́dẹ̀ ti sọ́bá ní kùránì pé ala inna awliya allah ẹ̀tẹ́ ti gbọ́wò àwọn tí wọ́n já wọn ni àyọ́ ọlọ́wọ́ bá wù la khawfun alayhim wa lahum yahzanun kò sí ìbẹ̀rù fún wọn kódà wọn ní banújẹ́ tàwà wọ́wọ́ so tí wọ́n ní pé tó bá ti jẹ́ olùgbàgbọ́ kò sí nǹkankan tó special bẹ́ pé ó sàṣẹ́ kan ló fìdí wàlí kò sí sẹ́kẹta ń sàtà fìdí wàlí ó sàṣẹ́ àlìjẹ̀nú kan tó yí lórí ó wà dìwìrì ó wà gbé láńtà sọ́run ó kò tẹ́sùbá mẹ́wàá àbí tẹ́sùbá 100 m ó kọ agó sọ́run báyìí ó wà dìwìrì ó mọ̀ káàkiri so káàkiri àtọ́ láàrin wèrè àti so wàlí yóò lọ́ òun làwọn tó bá bẹ́gbọ́ lọ́wọ́ lànàbí fi ń sọ wípé innama waliyullah wa salihul mu'minin ṣe rá àwọn wàlíyù Ọlọ́run Ọba wo àwọn làwọn ẹni rí nínú àwọn mùmìní bimadha yajibu an yahkumul muslimun kí ni kàtù ẹ̀ká àwọn mùsùlùmí bí ṣe láàrin ara wọn yajibu an yahkumu bil qur'an wal hadith sahih ní tó ká mọ́ bí ṣe ìdájọ́ wọn ni qur'an Ọlọ́run Ọba àti hadith sahih kìkín sí àwọn òfin àgbélẹ̀rọ lè tó sí pé ẹni kó kàn débẹ̀ yóò kà tó change ẹni wọ́n kà tó amend ẹni ẹsàn mú qur'an àtọwà nabi sallallahu alaihi wasallam kò sí amend nígbàtí ẹni ká jalè ní táìwà nabi sallallahu alaihi wasallam wọn fẹ́ gí lọ́wọ́ àwọn sahaba kan wọlé tó annabi sallallahu alaihi wasallam kàtẹ̀ bá annabi sọ̀rọ̀ bóyá wọn lè fílẹ̀ kama gí lausarokot fatimatu binti muhammad lakatọ́tù yadaha kẹtù sọ́rọ̀ kí lẹ́fẹ́ sọ nǹkan báyìí ni anẹ́bì ni kó dàbú jẹ́ fatima ọmọ mi ló jalè ni wà láì gí lọ́wọ́ ni ẹ́ wọ́n kọ̀nà jìdí wọ́n sì ọ̀rà jáde ó ti tán so kẹ́ ṣe constitution tó ṣe amend tẹ́nì kan wà lé tó wà gbé àkódà fọ́mà mi ti kó sí kíní yóò ẹ́ afẹ́ amend kẹ́ ṣe pé kẹ́ ṣe òfin tó ṣe pé a fi ma gba lọ́yà ẹ́ eh, rí ẹ̀ tó páyẹ̀ nínú òfin báyìí nínú òfin táwọn ń lò báyìí ẹni yìí ló pààyàn ó sì clear kún ló pa ẹni yìí sì lè gba lọ́yà ìtumọ̀ ní pé tó bá gba lọ́yà ó sì lè win tí èyàn bá gba lọ́yà èyàn sì lè win wọ́n lè ní eh, kíní kan nínú òfin kíní kan kíní kan so in tó ẹka mọ́ fi sófin sẹ́kítà ti mọ́ lùfin ọlọ́wọ́ báyìí honestly in kò lè lálàáfíà in kò sì lè lójútù akàmọ́ kọ̀fẹ́ lè lójúmọ́ ni because òfin tàà ń lò òfin àgbélẹ̀rọ ni ọlọ́run ló dá wa ọlọ́run ló mọ bó sì ṣe wa ta bá ń lòfin ọlọ́wọ́ báyìí ni

malakul mautu lè déwáwó tí mi ànábí ó lọ́wọ́ tí ń kúwó wà á náà tààrí kún fi kún sàkọlẹ̀ mú fẹ́ fi nǹkan méjì ilẹ̀ sáàrin awwaluhu ma kitabullah àkọ́kọ́ nínú rẹ̀ ní tírà Ọlọ́run Ọba alhuda wa nur ìmọ́lẹ̀ ni ìmọ̀nà ni fakhudhu bi kitabillah ẹgbá Qur'an mú ورغب فيه ثم قال وأهل بيتي لين بقى يعني قال لي أنا أتوجع عليمي أو عليمي أي إما تون تلي وجوني من النبي صلى الله عليه وسلم لي تيري أو عليمي تاونا مو wa sunnata rasulihi sallallahu alaihi wasallam àti sunna annabi sallallahu alaihi wasallam tẹ́ bá di roma wo kò sí be sire sọnù so tá bá ń lo àwọn kini yo láti ma bi ṣe dájọ́ láàrin ara wa ni la individually pé kí lọ́lọ́run sọ kí lànàbí sọ ní ká fi wo tá bá fi kini tá fi wo gbogbo nǹkan tá sì fi ń ṣe ìdájọ́ láàrin ara wa kò ní sábòsí because kò sábòsí níbi òfin Ọlọ́run bá tòfin ànẹ́bì sallallahu alaihi wasallam ibi tábòsí wà wọ́n ni àwọn òfin àgbélẹ̀rọ tí ó sì pé àwa èèyàn la formulate fúnra wa àwa èèyàn náà la ń fi ìpé bẹ́ẹ̀ ilé ẹkùsí rí àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kú ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa láyé yìí àti ní yawmal qiyamah hadha wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullah